Unit 13. Lílọ sí oríṣiríṣi ibi. Dialogue 1. While driving to Lagos Airport from Ibadan, Kimberly and Tunji are planning the different places to take Carla to in Lagos. Níbo ni o rò pé ó máa dára láti mú Kálà lọ ní Èkó? Mo rò pé ó máa dára fún Kálà láti rí etí òkun ní Èkó kí ó lè mọ ìyàtọ̀ láàrin etí òkun ní ìlú Nàìjíríà àti etí òkun ní ìlú Amẹ́ríkà ó máa rí oríṣiríṣi àwọn aládùúrà tí wọ́n máa ń gba àdúrà ní etí òkun. lẹ́yìn etí òkun níbo ni a tún máa lọ. mo máa fẹ́ kí kálá rí ibi tí àwọn olówó ẹrú ti máa ń kó àwọn ẹrú Yorùbá lọ sí ìlú òyìnbó ní Badagry ibí yìí lè pa á lẹ́kún nítorí ó máa jẹ́ kí ó mọ bí àwọn Yorùbá púpọ̀ ṣe di ẹrú ní ìlú Cuba àti Brasílì ta ló mọ̀ bóyá nínú ìran màmá yín wá láti ilẹ̀ Yorùbá. Hmm. níbo ni a tún lè mú un lọ rántí pé ọjọ́ kejì ọjọ́ méjì péré la ní láti lò lẹ́kọ̀ọ́. ibì kẹta tí mo máa fẹ́ kí kálá rí ní Lẹ́kí mo fẹ́ kí ó rí ọ̀rọ̀ ilẹ̀ nàìjíríà tí ó wà lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ó ṣe máa rí ìṣẹ́ tí ó wà lẹ́kọ̀ọ́ náà bí ó bá lè rí àwọn ibi mẹ́ta yìí inú mi á dùn. inú èmi náà máa dùn mo sì mọ̀ pé inú kálá náà máa dùn.